نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ nílá fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó jẹ́ ká wà lórí ilẹ̀ ayé ní àlàáfíà àti ní mùsùlùmí orísìírísìí àdánwò lọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ti fi kan àtàwọn èèyàn táàmà nínú ìjàmbá omi ìjàmbá ẹ̀mí orísìírísìí nǹkan bẹ́ẹ̀ ọ̀tọ̀lọ́run Ọba wa ta'ala ìdẹ̀ra kò yẹ kò gbó láti máa sọ̀kalẹ̀ lórí wa orílá ńlá lélẹ̀ orílá ńlá tó wá ní pé a tún rí bí kójọpọ̀ ní ọ̀rọ̀lẹ̀ láti tẹ̀síwájú láti máa kà fún wa nínú nǹkan tó ṣe pé yóò jẹ́ in tí yóò dáàbòbò ẹ̀sìn wa tá bá mú lò tí a bá mọ̀ tó dẹ̀ mú tó dẹ̀ fi ń ṣiṣẹ́ sí so tí ó sì jẹ́ nǹkan tí yóò sọ́yàn kún bí nǹkan tó lè ba ẹ̀sìn jẹ́ òun náà ni sharhu nawaqid al-islam so ti sharhu àlàyé ti sheikh salih al-fawzan ibi tá wá dé ó ní pé wọ́n ti ṣàlàyé fún wa kí ni jẹ́ islam wọ́n sì jẹ́ kó yé wa pé islam tawari kìí ṣe pé mọ́dé kò lè túmọ̀ gẹ́gbọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe máa wò pé tó bá sà ti jẹ́ mùsùlùmí láti pìlẹ̀ gbogbo tó bá máa ṣe ìgbẹ̀yìn ayé èyí mọ̀ jẹ́ mùsùlùmí lọ náà ni so wọ́n ti sọ mùsùlùmí bí di bí ìran ẹ̀pẹ́ bí ẹ̀ bá jẹ́ mọ̀ ìran kan bó bá dọ̀la gbogbo tí ò bá dà tó bá dọ̀la ọmọ kan sí báyìí ọmọ kan ni gbogbo bí tí ò bá lọ láyé ọjọ́ tó bá délù rẹ̀ padà ó so di wọ́n wá Islam di bí bẹ́ẹ̀ pé gbogbo eré tí ò bá ṣe ṣeríwọnú ẹbọ ṣeríwọnú orísìírísìí náà tó bá tún padà dínà ahlan wa sahlan náà ni ara o Sheikh Salih Fawzān sọ pé kò rí bẹ́ẹ̀ Islam ní nǹkan tó máa ń tú so wọ́n ní annabi Ibrahim ṣeré wọn náà páyà lórí àwọn nǹkan tí ó jẹ́ so wọ́n dẹ̀ ní wọ́n jẹ́ pé ọ̀rọ̀ náà wá kéde yìí kìí tó pé Sheikh Muhammad ibn Abdul nìkan ló ara ṣùgbọ́n kinní kan wà ń pa àwọn àfà òun ni pé tí nǹkan bá ti táwọn èèyàn bá tán bá ti rí pé àwọn èèyàn bá ti ní hájà sí nǹkan afrọ̀lúhù bí tààlif táwọn èèyàn bá ti ní bùkátà sí nǹkan àwọn afá táwọn èèyàn bá ti ní bùkátà sí nǹkan wọ́n wá dá nǹkan yẹn wọ́n wá dá sàlẹ́sà wọ́n so bọ̀ tán bá ti rí pé ah ó dà pé masala ọ̀rọ̀ masala kìíní láwọn èèyàn tún tẹnu bọ̀ lẹ́nu jọ́mẹ́ta yóò masala kìíní ní ṣètò ti fẹ́ sí àwọn ìrọ́nà afrọ̀lúhù bí ta'alif wọ́n tún wá dáasà lẹ́sà pé ókè ẹdí kọ ilé ní tíra sọ̀rọ̀ na wákìdì islam ìta ti ń sọ ni ìta àfá ti sàlàyé ni kódà àwọn àfá mi ìgẹ́ kan tíra náà sheikh muhammad ibn abdul wahab tán rí ah, àsìkò àwọn èyí gba káwọn specify rẹ̀ fún kíkọ ọlọ́tọ̀ wọn wá kọ́ kò sí sí nǹkan tó burú mẹ́ àwọn ní wọ́n àfá tán sílé ìdáadáa tán sílé ìdáadáa a rí pígbà tí tíyàn kan tó ẹni tó ṣe kọ́tùfù ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nígbà tó ṣe kọ́tùfù rẹ̀ so túnmọ̀ pàwọn àfọ́ tí ma sàlàyé ìdájọ́ kọ́tùfù nù tíra afẹ́kọ̀ọ́ wọ́n ti sàlàyé ti pẹ́ bọ̀ nígbà tó ṣe táwọn èèyàn tún wá fẹ́ mọ́ parabuléètì mọ́ ma lọ mọ́ bọ̀ ara ọ̀ wọ́n wá kọ àwọn tíra pé ókè eh, kílùkù oríṣìíríṣìí àwọn tíra ń pa nǹkan tó jẹ mọ́ kọ́tífù so wọ́n sọ fún wa pé àwọn àfá ní wọ́n máa ń ṣàlàyé rẹ̀ nínú fíkù ní báàbù hukmil murtad ìdájọ́ ẹni tó bá fẹ̀sìn ilẹ̀ apostate so wọ́n sọ pé torí pé ẹ̀sìn kò gbọ́dọ̀ dín kéré ẹ̀sìn wà nú àwọn dọ̀rùrọ̀tì inú àwọn darurat ad-daruratu al-khams ad-daruratu il-khams kí tí ó jẹ́ ad-daruratu al-khamsa afá Ibrahim kí tí ó jẹ́ ad-daruratu kí tí ó jẹ́ ad-daruratu al-khamsu tí ó sí tàbí jàrí نعم ma'adur tó bá jẹ́ mudhakkar adad gbọ́dọ̀ máa jẹ́ mu'annath ok ẹ má sọ̀rọ̀ lọ tí ma'adur bá jẹ́ mu'annath adad ó máa jẹ́ mudhakkar ok ẹ má sọ̀rọ̀ lọ se jamure lu jemo annafa bi se jamure lu jemo annafa bi eh, kini mufrodore kira koy darura daruratun ok so e masala yi ɗo muannasin ok okay so ta bá fẹ́ sọ pé at-talibatul wahida ńkọ́ ṣé at-talibatul wahidu lásọ ni àbí at-talibatul wahidatu bọ̀yẹ̀ ilẹ̀ ti fún wa ní general principle kan sí ok òun ní pé tó bá jẹ́ mufrod tó bá jẹ́ tó bá wà nínú muhannas yóò máa ná sábà àmọ́ tó bá jẹ́ yóò ti ju méjì lọ àbí mẹ́ta láti mẹ́ta sí òkè a Abu Tahir sẹ́bà wọn ṣe tàhírí rẹ̀ sẹ́bà wọn ṣe tàhírí nǹkan tó fẹ́ sára yìí dáadáa ẹgbàá o but mo kàbẹ́ kan ṣe tàhírí rẹ̀ dáadáa náà wọ́n jọ máa lọ papọ̀ mọ́ra wọn àti mọ́ lọ sókè débò dín 9 ok ok ẹ sọ̀rọ̀ lọ so wọ́n náà ti sọ ẹ̀ so tí adad tí adájọ́ bá ti bẹ̀rẹ̀ láti mẹ́ta dé mẹ́wàá tí ó bá ti jẹ́ mu'annaf tí àbí tí ma'adud bá ti jẹ́ mu'annaf fún adájọ́ tó bẹ̀rẹ̀ láti mẹ́ta dé mẹ́wàá so adájọ́ yóò máa jẹ́ mudhakar oye tó bá jẹ́ mudhakar adájọ́ yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ mu'annaf so ad-daruratu al-khamsu ni ó jẹ́ oye so yẹ gbọ́dọ̀ sọ pé ad-daruratul khamsatu so ad-daruratul khams wọ́n ni wọ́n sàlàyé fún wa dọ̀rúrọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ absolute necessity fún ẹ̀mí ìṣẹ̀rí àkà fún pé àwọn nǹkan yí gbọ́dọ̀ máa bẹ wọ́n ni wà sáà ní mina ad-darurat wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó jẹ́ necessity sí ayé àgbà pé ah kí ní ìṣe pàtàkì òun náà ni annafsu òun náà ni annafsu ẹ̀mí hifdhu nafsi ìdáàbòbò ẹ̀mí aláwọ̀kọ́ ni hifdhu dì ìdáàbòbò ẹ̀sìn ṣẹ̀rí ó dáàbòbò ẹ̀sìn ẹ̀sìn pọ̀lọ̀ bọ́ máa èèyàn lọ́wọ́ in tí ṣẹ̀rí a ni ẹ pé ẹni tó bá fẹ́sìn ilẹ̀ kan ṣe pa but ṣe ẹ̀yin lẹ́yẹnjú àfá Muhammad tàwà ní àfá Ibrahim ni ó sì yàbí ẹ̀yẹn ta ní àbẹ́mì ẹ sọ̀rọ̀ ẹ̀yin tí àwọn fẹ́ ilẹ̀ dáhùn béèrè mú ẹ̀sì dáhùn dáadáa ní pé wọ́n pa ní tàwà ní wà ṣe àbẹ́yìn ẹ̀yin ó kàn ẹ̀fẹ́ gbà ọ̀ hmm? so àwọn ìjọba ni ó pa ọ̀ àwọn ìjọba ni ó pa àwọn ìjọba ni ó nǹkan táwọn ìjọba tọ́lọ̀wọ́ bá gbé kọ́ àwọn ìjọba lọ́rùn kìí ṣe in tí èyàn ó ma wá tọkùn pípẹ́ túnlọ̀wó túnlọ̀wó sí tí wá mọ́sálásí oye so ara ọ̀ wọ́n ni wà sáà ni mina dọ̀rùrọ̀tì wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn necessities annafsu òun ni ẹ̀mí ṣẹ̀rí afẹ́ protect ẹ̀mí àwọn èèyàn ẹ̀mí èsì nǹkan eré wọ́n ní wàlì haza wọ́n ní torí ilé ṣára allahu al-qisas wọ́n ní torí ẹ̀lọ́run ọba fi ṣe àwọn àwọn òfin retaliation so àwọn àwọn òfin tó jọ mọ́ òsìn kan báyìí ìwọ náà gbẹ̀sẹ̀ kan báyìí wọ́n ni qala ta'ala wọ́n ni Ọlọ́run bá sọ pé so ní tó fi ṣe pé ẹni tó bá máa pa ẹ̀mí kan wọ́n ṣe kíni ẹni tó bá máa pa ẹ̀mí mùsùlùmí jàre ẹni bá máa pa ẹ̀mí mùsùlùmí kan wọ́n ṣe kíni wọ́n gba ẹ̀mí ti ẹ̀ so Ọlọ́run bá ní yá filkotla wọ́n ti ṣe tẹ̀sọ́ọ̀sù ìgbẹ̀san filkotla níbi ẹni tán pa so ìgbẹ̀san fẹ́ni tí wọ́n pa Ọlọ́run bá ti ṣe lófin fún yín o ila qawlihi ta'ala Shaykh Fawzān sọ pé débi gbólóhùn Ọlọ́run bá tọ́lọ́run bá ní walakum fil qisasi hayah in bẹ fún àwọn kèése ìmáàmà lọ gbẹ̀san fún ara ọ̀ gẹ́gẹ́ bá ṣe ń sọ gbogbo àwọn wàlékún sọ́lá wọn rahmatullah gbogbo àwọn kátà ń sọ yí àwọn ìjọba àwọn ìjọba ní òdánwò ó kèé tí ò bá sí ìjọba ń kọ́ pé ẹn kò sí ìjọba náà mọ́ mọ́sálásí náà lè ṣe ara ọ̀ ara ọ̀ àwọn nǹkan tó jọ méje àwọn nǹkan tó lágbára gan àwọn nǹkan tó jọ méje àwọn nǹkan tó lágbára gan nǹkan tí wọ́n ní bẹ fún yíò níbi qisas ẹ̀mí ẹwùn gan ẹwùn kan tọ́lọ̀ ọba sọ in bẹ fún yín bí ibi kẹ́ kí ìdájọ́ ìgbẹ̀san yẹn ibẹ̀lẹ̀ ní bẹ fún wọ́n ní ya ulil albab ọlọ́ọ̀bá ní fáwọn tó gbọ́n fún àwọn tó gbọ́n àwọn tó lóye ẹwùn kẹ so nínú nínú bàdí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní kọ́lọ̀ ọlọ́ọ̀bá kó kó nítumẹ̀ ọlọ́run bá fẹ́ mú nǹkan tó jìnà sí láká àwọn èèyàn wá ah, ibi kẹ́ ẹgbẹ̀sán ibi lọ́ àwọn lọ́ retaliation ibẹ̀ gẹ́gẹ́lẹ̀ míwà fún yín ọlọ́run bá mọ́mọ́ sọ pé yá ulil albab ẹ̀yin tẹ́ ní òye ẹ̀yin tẹ́ ní làákàyè la'allakum tattaqun ilé ìkẹ́ bá fi páyà ọlọ́run ọba ni o so ilé ìkẹ́ bá wa amara bi hifdhil anfusil mu'mina Ọlọ́run bá pàṣẹ ká dáàbò bo àwọn ẹ̀mí mùmìní wàlídà nítorí ilé ìṣàrọ̀ alqisas Ọlọ́run bá ṣe àwọn òfin ìgbẹ̀san àwọn ìdájọ́ ìgbẹ̀san Ọlọ́run bá ṣe lófin wọ́n ni li hifdhil anfusi láti dáàbò bo àwọn ẹ̀mí mínà lè àtìdáì kó ń bí ìkọjáàlà wa man i'tada alaykum alayhim so walakum fil qisas hayah ipi Ọlọ́run bá ní a ń bẹ fún yín bí àwọn òfin ìgbẹ̀san ẹ̀mí o li anna al qisasa wọ́n ni torí pé àwọn òfin ìgbẹ̀san o wa in kana qatlan tó bá tó bá tẹ̀ sí pípí pagánà lòun náà linnas fáwọn èèyàn li'annahu yamna'u al-qatla torí ma ń kọdí àwọn èèyàn níbi ìmá gbẹ̀mí ẹni tó bá ti mọ̀ pé wọ́n gbẹ̀mí òun náà tó ń bá gbẹ̀mí ẹ wò ẹ wò bọ́n ṣe fi nǹkan mí rọ́pò òfin Ọlọ́run Ọba láwọn ìlú mi ẹ wò bọ́n ṣe fi nǹkan mí rọ́pò òfin Ọlọ́run Ọba in tó ìlú òun ló ní àwọn ìjọ àwọn èèyàn tí ń bẹ lẹ́wọ̀n jù kò wá sáǹfàní tí ń ṣe fáwùjọ kò sáǹfàní tí ń ṣe fáwọn èèyàn tó wà ń bẹ̀ náà àwọn gan gbà pé ẹ̀wọ̀n táwọn gbé kalẹ̀ kò yí àwọn àwọn èèyàn táwọn fẹ́ jẹ́ kó yí padà padà torí ọlọ́run ọba ọlọ́run tí ala ya'lamu man khalaqa kí ní jẹ́ rehabilitation center so táwọn jẹ́ bá tún dé rehabilitation center wọ́n tún máa ń gbàbẹ̀ ní pé àwọn tó tún máa rehabilitate àwọn èèyàn lórí fíṣkì àti kúfùrù so but àwọn èèyàn wọ́n ti yọ ọlọ́wọ́n bá kó nínú equation yeah no àwọn bá tán bá kọ́ àwọn prison systems ìdájọ́ mẹ́yàn ni ọ̀pẹ́ táwọn bá kọ́ àwọn prisons ó burú tàà kẹwa ní kọ́ ma pa àwọn èèyàn kọ́lá wọ́n tún ní ẹ wọ́n tún ma sọ ìgẹ́nsì àwọn Saudi náà pé à ah, Saudi ma tún pẹ́ nìkan lónìí ẹwà ara wọn tí ó àwọn tí wọ́n ń pè pè pé ìjọba Islam ní ká ma lò nínú àwọn ìkọ̀wá ní àwọn náà ma ní ẹ àwọn ni Saudi tún lè pọ́ ọmọ ìlú kan ọmọ ìlú wọn náà pa Saudi pa kíníkan ẹ̀wọ̀n kan so Ọlọ́run bá mọ̀ pé àwọn alúsì àwọn tán ti condemn wọ́n mọ̀ wà náà àwọn èèyàn kò sí kò sí rehabilitation tó lè wọ́kì fún wọn pípa náà nìkan pa wọn so but àwọn èèyàn rò pa àwọn gbọ́njọ lọ́wọ́ ọba lọ wọ́n ni fayamanu an-nasu ala dima'ihim ẹ̀mí àwọn èèyàn ó balẹ̀ lórí ẹ̀mí wọn lórí ẹ̀jẹ̀ wọn fa idha alima wọ́n ni ẹni tó pààyàn tó bá ti mọ̀ aw alima man yuridu al-qatl abẹ́ni tó gbèrò pé òun fẹ́ pààyàn tó bá ti mọ̀ pé à ah, tó ń bẹ́ pẹ́ ní annahu sayuqtal ní pé wọ́n pa òun náà ni ó fa innahu yakuffu anil qatl yóò káwọ́dó níbi ìpààyàn wọ́n ni fayunji wàbídálíkà tuhqanu ad-dimaa pẹ̀lú ilé ilẹ̀ yóò fi séèvù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wà tuhfaz lè yóò sì fi dáàbòbò so eléyìí ni dọ̀rúrọ̀ ẹlẹ́ẹ̀kejì hifdhu nafs kí lápẹ́ dọ̀rúrọ̀ alákọ̀ọ́kọ́ fún wa hifdhu ad-din wọ́n ni الثالث من الضرورات الخمس العقل òun ni làákàí iná àwọn nǹkan tí ṣẹ̀rí àwádà bòbò ni làákàí torípé làákàí láti gbẹ́sìn torí yíò bá pé kò ọlọ́run ọbọ̀ làkàkàbọ̀ ọlọ́run ò gbogbo ẹ̀nà ni gbogbo àtà máa rí tàbá rí àwọn ṣùrútù ṣùrútù teklif gbogbo alámọ̀rí kíni aláàkùlù èyàn fẹ́ kírun aláàkùlù èyàn fẹ́ gbáwẹ̀ aláàkùlù torí tí láàká ìbá ti bọ́ kò sí so iṣẹ́ láàká ìnìyàn láti fi gbọ́n tọ́lọ́run ọba sọ yé láti fi tẹ̀lé so kìí sí pé kó kíyàn wá extreme méjèèjì kíyàn wá gbọ́lá fún láàká ìpé ah ọmọ èèyàn ronú gan ìpé so many philosophical thoughts àbí àwọn àwọn scientific thinkings theories bí ah, ọmọ èèyàn ọmọ èèyàn gbọ́n gan o ah Einstein ọ̀bọ̀ ah, ń gbọ́n àtẹ́mọ́lẹ̀ èèyàn gbọ́n ah, Einstein gbọ́n o ó wá physics ó wá kinetic kìní kan so gbogbo tẹba wọ́n wo pé tẹba wá wò látòkè délẹ̀ pé kí ní ẹni tán sọ gbogbo ìkí ló ṣe nǹkankan ya'lamuna zahiran min al-hayati ad-dunya nǹkankan nú ayé náà nífà wọ́n sì gbà pé àwọn ní ah, kódà wọ́n tún látara einstein wọ́n tún bẹnu àtẹ́lù àwọn mẹ́niyàn míì pé ah, àwọn èèyàn wọn ò rí láàká ìwọn lò tán potential láàká àwọn èrí lò ipé 10% láàká ìwọn so ó rí bí 80 lò ẹ̀wọ̀ tí bá wá wo lákàtà ló tàbù sí hùn asatirul awwalin kìní kan motion kìní kan ah, ah, gbogbo tí èyàn ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo tí ò ní dìkúnyàn sẹ́ ń jò kókọ so bákan náà ìdàkejì àwọn nídàkejì náà àwọn tí wọ́n ò bìkítà làákàyè tí wọ́n ń ah, kú làákàyè ara wọn pẹ̀lú ìmá fafakúfà ma mùmúkúmù ma gún àwọn kùnkúgùn so méjì náà ní àwọn tán gbọ́lá fún láàkáì lórí òfin Ọlọ́run bá lórí tọ́lọ́run bá sọ̀kalẹ̀ àwọn wà àwọn tí wọn ò tẹ́ nídìí làákàì wọn àwọn wò pé àwọn kí láwọn fi làákàì ṣe so káà ma wà ní pò ẹni tó ti yó ní gbogbo wà so but gbogbo àwọn ẹni wọ́n ó jábọ̀ wájú Ọlọ́run bá nípa orí Ọlọ́run bá tọ́lọ́run bá fún wọn kí ni wọ́n fi ṣe so àmọ́ èèyàn náà tó ṣe pé làákàyè tọ́nà ọba fún ẹ̀sìn ọlọ́ọ̀bá ní fi ń dètè fún so yóò wà mọ̀ díẹ̀ nínú mẹ̀sìn àbí yóò ní mọ̀ díẹ̀ nínú mẹ̀sìn yóò máa fi làákàyè dọ́gbọ́n máa fi làákàyè gbé àwọn kankan kalẹ̀ so gbogbo ẹni tí bá sì ń dètè fọ́lọ́wọ́ ọba tí ń dètè fẹ́ sí ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ń dóde wọ́n ni al wọ́n ni Allahu ọlọ́wọ́n bá dá ọmọ èèyàn yìí wa mayyazahu an ghayrihi ọlọ́wọ́n bá sepetre kò ní ọ̀dọ̀ àwọn tó yàtọ̀ sí minal makhluqat nínú àwọn ẹ̀dá li'annahu a'tahu al-aqla torí pé ọlọ́wọ́n bá bùn ní làákàí so lára àwọn nǹkan tí làákàí bùkátà ní pé kíyàn fi gbọ́ ẹ̀sìn yé lára àwọn nǹkan tí làákàí bùkátà náà ni pé ṣùgbọ́n gbogbo ẹni tí bá láàká ìbá ti bọ́ fún kò sí mọ̀ wà bí ẹranko yálà kò lè yá kó mọ̀ wà bí ẹranko pátápátá àbí kó mọ̀ wà bí ẹranko ní lódí wọn bí láàká ìbá ti bọ́ fún àbí bí tí láàká ìbá ti bọ́ fún so in bẹnu àwọn èèyàn tó mọ̀ òpin náà kí ló kọ rẹ̀ èèyàn lè má jẹ́ ó lè má jọkùnrin ó lè ó lè máa ó lè wà fluid ẹmọ̀ gbogbo àwọn òrí rándanrán ẹwà mọ́ òpé sílé ah, yóò nílà káyì ibi tó ti bọ́ náà aláàkùlù ó ti yẹ zawalu láàkìlì ni so mọ́ nílé annahu àtọ́ ul'akla li yumayyiza bihi bayna an-nafi' wa ad fi àti nǹkan tó dáa àti nǹkan tó dọ̀tí walkufri wal iman àti kèfèrí àti ìgbàgbọ́ ọlọ́bá ni wà laqad karramna bani adam àti pàmà nabi adam leo wà hamalnahum fil barri wal bahr a sì gbé wọn lórí ilẹ̀ àti lórí omi wọ́n ni ọlọ́bá sọ pé laqad khalaqna al insana fi ahsani taqwim ipe àti dáwọn èèyàn ní ẹ̀dá tó dáa jùlọ wọ́n ni fallahu jalla wa ala wọ́n ni ọlọ́ọ̀bá mayyaza al-insana bi hadha al-aql ọlọ́wọ́ bá dámiyàn lọ́tọ̀ pẹ̀lú làákàyí fa idha jana al-insanu ala aqlihi tí yàn bá ti kọjá là lórí làákàyà rẹ̀ in fífún kúfin ni in tẹ́tẹ̀kútẹ̀ sára ni gbogbo oríṣiríṣi ọ̀nà tó ti gbajúmọ̀ tí ó ń ba ọ̀pọ̀lọpọ̀ òbí ganjẹ́ nínú lónìí so wáyé bẹ́lú mi ó tọ́mọ rẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ni tó mọ̀ pé ah làákàyí wọn tọ́lọ́wọ́ bó bí ń parẹ̀ ni o òun ò gbọ́dọ̀ mumukumu òun ò gbọ́dọ̀ máa pòpòpòpọ̀ òun ò gbọ́dọ̀ máa fafakúfà so kílòkọ̀ rẹ̀ bóyá ọlọ́mọ bó ṣe ń sábà bí fún but kílò nígbàtí ọ̀pọ̀lọpọ̀ òbí náà ti wò pétọ̀ òun ò fẹ́ ẹ̀sìn nù gbésí ayé ọmọ òun fẹ́ kó dolórí rẹ̀ so ọlọ́mọba subhanahu wa ta'ala náà sì fi ìyàwó wọn fi ń jẹ wọn so ọmọ ní àkílà wọn ṣe kí mo ṣe tí ò dáa gbogbo tó bèèrè mú fún ọ̀yìn tó kó bá nẹ́nu ọ̀yí wọn fa ìdá jẹ́nàlì ìsànà aláàkìlìhì ilé pọ̀ gan ní àwọn ọ̀dọ́ ó pọ̀ gan láwùjọ gan ó pọ̀ gan ó tún wá ń pọ̀ sí lójoojúmọ́ ìfàkúfà ní ẹlòmíì ti mumukumu débi pé tẹ bá ń bá sọ̀rọ̀ gánbà yóò ti mú wọ́n máa lé káàkiri àdúgbò ẹwùn kẹ látara ìkọjáàlà lórí ẹ̀bùn ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá fún yẹ̀yìn wọ́n yá ń fa ìzà janel in tó máa rí làákàì òní pé Allah tí a bá sọ̀bmítì làákàì rẹ̀ fún nǹkan tọ́lọ́ọ̀bá sọ pé ọlọ́ọ̀bá sọ báyìí anábì sọ báyìí kí sí pé kíyàn máa wò pé ẹ́ kíníkan kíníkan kó máa bí ẹ̀ bá ṣe ń submit làákàyè rẹ̀ sí fọ́lọ̀wọ́ bá wallahi bẹ́ẹ̀ lọ́rọ̀ bó ṣe máa gúrò làákàyè oríṣiríṣi àwọn nǹkan tí ó yá àwọn èèyàn ọlọ́wọ́ bó wà máa fi yẹ́ pé ah kí àti bó ṣe rí nì kódà nínú ọ̀rọ̀ ayé gan kódà nínú ọ̀rọ̀ ayé gan so wọ́n ní fa idha jana al insanu ala aqlihi so wọ́n ní tí a bá ti kọjá àlà lórí làákàyè rẹ̀ àbí àwọn ọ̀nà míì náà tí a fi máa kọjá àlà lórí làákàyè ni pé kàn wo in tí ó mọ̀ dọ́lù làákàyè ẹlòmí o mọ̀ pé fíìmù ẹlòmí ti pé 25 cartoon ní kwà ìran fíìmù ó tí ẹ̀ ló dá gẹ́nẹ́ but ẹlòmí báyìí cartoon ní pé àwọn ah, èwo Yorùbá ọ̀ ọ̀tọ̀ ma ń gbádùn cartoon púpọ̀ so ní pé àwọn ah, ma ń gbá anime ni pápá jùlọ ní obìnrin pé ah, ah òun ma ń gbádùn àwọn bèbí òun tó ń wó dàgbà ni so nígbọ́n sí ọ̀hún sì fẹ́ máa wó lọ́dí tó wé ikú ni sẹ́hùn kan so gbogbo kí ní o máa jẹ́ kí làkáyàn kú ni wàlá yíò máa ń kú làkáyàn fa gbogbo àwọn kìí máa ń dọ́m̀bùyàn dáhùn yíò máa dọ́m̀bùyàn dáhùn ni Abu Khadija sọ́nà níbi lẹ́kṣọ́ wọn nípa àwọn obìnrin ẹ nípa káwọn obìnrin kíyàn máa wo fíìmù máa wo fíìmù máa wo fíìmù máa wo fíìmù wọ́n láì ma ń dọ́m̀bù lákàyàn dáun ìmọ̀ ń dọ́m̀bù obìnrin tí ma ń wo fíìmù orí rẹ̀ lé pé pọ̀ kò tí ẹ̀ ní pé ara so tó mìí bá ń wo fíìmù yóò kà máa so èyàn ní bùkátà sí wọ́n láì à èyàn ní bùkátà sí fíìmù fà tí ọlọ́run bá bá fi ìfẹ́ ìmọ̀ wá ìmọ̀ síyàn lẹ́mì èyàn ma jẹ ìgbádùn gan ju pé fíìmù kan yóò mọ̀ ríyàn láàrin pé kí ni wọ́n fi táìmù rẹ̀ sófò

àtàwọn kan tí ma ń díyàn láàkáì fa inna allaha awjaba iqamata al-haddi alayhi ọlọ́wọ́ bá ti ṣe lọ́nà yẹn kan gbé haddu lórí so ó dá àwọn àfáà sọ pé ẹni tóhun náà mú mú kúmù wọ́n ṣe haddu ẹni tó mú tí fóhun náà ni wọ́n fún ní ẹgbà láti fi dáàbòbò làákàí lè aláyàtà láàábù bí ha kama ba fi ma fi ṣeré kama ba fi fi làákàí rẹ̀ ma ṣeré wọ́n ni àrọ́ bí a nínà dọ̀rọ̀rọ̀t ẹlẹ́kẹ̀rin nínú àwọn nǹkan tó jẹ́ necessity ti ṣẹ̀rí àwá dáàbòbò mina dọ̀rọ̀rọ̀t il-khams wọ́n ni hifzul amwal ṣẹ̀rí àwá dáàbòbò dúkìá ni o so so alladhi taqumu bihi masalihuhum tó ṣe pé wọ́n máa fi gbọ́ àwọn bùkátà wọn almalu asbul haya owó òun ni ìfẹ̀yìntì ayé òun ni òun ni brian òun ni kílòkọ̀ rẹ̀ òun ni tẹ́ ẹ̀mọ́ òun ni ó gbé láìfù dúó kama yaqulun gẹ́bà sí ma ń sọ wọn ni qala ta'ala fún òpònú yín ẹni tó mọ̀ pé yóò lọ mú mú mú ní ìwá ah, ní àfá kìníkà kìníkà ìwọ̀n náà wọ́n sojú àánú pé ah kìníkà kó fún ara ò wala tu'tu sufaha amwalakum ẹ má fún dìdìrì lọ́wọ́ yìí ẹni tí ó náwó nakúnà wọ́n ti ó ti kọ́kọ́ wúrọ wà alákọ̀ọ́kọ́ gbà ó ná sínakúnà ẹlẹ́ẹ̀kejì ó ná sínakúnà ara ò so bí kéèyàn sálà bí ò ní ṣe rí nánakúnà ṣùgbọ́n kí yàn bá lè fún kí yàn fún àbí tí yàn bá fi sábẹ́ àmójútó so kí yàn mọ́ fún dìdìnì lówó yàn o wọ́n ní àwọn afásí sàlàyé pé asùfàhá ohun bíbá ìyàwó obìnrin ni so Abdullah ibn Abbas àtàwọn sọ̀hábà mi lọ sọ pé sùfàhá ohun bí ní pé obìnrin pé wala tu'tu sùfàhá amwalakum ní pé ẹ má fún àwọn obìnrin lówó yín so ẹ má fún àwọn obìnrin lówó yín so kí làgbọ́ yìí lè òun ni pé kódà nínú gbólóhùn Abdullahi ibn Abbas ó ní asfahu sufaha'u almar'a ní pé èyí tó ponújù nú àwọn òpònú so Abdullahi ibn Abbas lọ sọ́wọ́ ilé ìwà nù tafsir ibn Kathir oye so akílùkọ rẹ̀ ilé yìí ó jẹ́ in tó jẹ́ àgbàlábíyà lórí àwọn obìnrin so nípa ìmánéjì nǹkan ìdarí nǹkan in tó fi ṣe pé kódà ń gbà mí nǹkan tó bìnrin àwọn obìnrin tán máa ń ṣiṣẹ́ fúnra wọn tán máa ń ṣiṣẹ́ tán máa ń sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ dandà yẹn ẹ̀ ní ríbi tẹ́lò mí náwó sínú gbèsè ayé rẹ̀ ẹ̀ ní ríbi tí náwó sí tẹ́ bá wo ọkùnrin ọkùnrin lè máa gba so but Sheikhul wọ́n ní kò sí èméjì ní pé in bẹnú àwọn obìnrin tó ṣe pé ìrí rẹ̀ gan pé ju àwọn ọkùnrin míì lọ so eléyìí kò sí sí èméjì ń bẹ reality náà jẹ́rìí sí ọkùnrin míì gan asfahu sufahawi pẹ̀lú ọ̀rọ̀ owó tán bá kó kò pùlá àti náà àti fi tán bá kó owó owó kábíakábíá fún pé lọ fi ṣe business so ó lè náà kò àsíbí ó lè ní òun kàn ra fìlà kan ní èlòlò ra fìlà 200,000 oye so yóò wá rẹ́ntì ilé yóò rẹ́ntì ilé yóò lè rẹ́ntì ilé 500,000 so yóò wá mọ́ oúnjẹ lójoojúmọ́ mọ́ oúnjẹ lójoojúmọ́ ó ti lọ́lọ́kadà tí ó mọ̀ gbé e lọ tí ó gbé e káàkiri ìlú oye mọ́ ọ́dá tí ò ní kápá rẹ̀ so in tó yẹ kó fi pamẹ́ so àbí tó yẹ kó invest pé à kóhun fi kóhun so gbogbo tó bá sí kóhun ló mọ́gbọ́n wá níbi ìṣòwò tí ó sì tako pé èyàn gbẹ́kẹ̀ lọ́rọ̀ ọba òun lè yóò ṣe náà gbẹ́rún kíni òun a mọ́ gbọ́rọ̀ sí kíníkẹ lẹ́nu kìí sì ṣe pé ìgbọ́rọ̀ sí kíníkẹ lẹ́nu ló jẹ́ lójú ìnákúnà tó fẹ́ náà so Sheikhul Islam sọ pé kò sí èméjì pé kódà yí ń bẹ́nu àwọn obìnrin tó gbọ́n dáadáa ju ọkùnrin lọ so eléyìí kò sì sí èméjì ń parí tótọ́ so wọ́n ni wala tu'tu sufaha'a amwalakum allati ja'ala Allahu lakum qiyaman ní pé tọ́lọ́wọ́ bá fi yí ṣe alámòjútó lé lórí ẹ má kó dúkìá yín fún agọ́ so túnmọ̀ pé gbogbo ẹni tí yíò bá gbà gan ṣiṣẹ́ èyàn ma ń wò kíkàn sí pé eh, ni ó kàn wá ní inna khayra man ista'jarta al-qawiyyu al-amin so ẹni tẹ́yẹn máa ń gbà ní pé ẹni tó ní kápá tó ní pàwà tí wọ́n bukata bí kìíní àti ẹni tó wà trustworthy kí wọ́n sí pé ah, brother ni so brother ni but wọ́n náà mọ̀ pé ó wíkì tó táwọn bá dé tábákà fún pé eh, eh, ọjà 200,000 yóò kàn kó fún ẹ náà oye so èyàn máa ran àwọn èèyàn lọ́wọ́ ló against ẹ̀mí ara wọn gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ní bùkátà láti save ẹ̀ gan kẹ́ save òun gan kò ní ọwọ́ ara rẹ̀ so ọlọ́run bá sọ pé warzuquhum minha ṣùgbẹ́ ẹ fún wọn bẹ̀ ẹ fún wọn ilé fún wọn nú ìtọ́nà ọba bùn ẹ sì máa sọ̀rọ̀ dáadáa sí wọn wọ́n ti ní dìdìrin náà ni ọ́ so ọlọ́run bá ní ẹ sọ̀rọ̀ so ẹwọ ọlọ́run bá ti gbé ètò kalẹ̀ fún gbogbo nǹkan kìí sí pé bàwọn èèyàn nú jẹ́ lápẹẹrẹ sí èèyàn lẹ́gbàá bí èèyàn lábúrò èèyàn mọ̀ pé ìnákúnà kú àrí ma náwó so yóò ní bẹ́yàn ó ṣe bá sọ̀rọ̀ pé ah ẹ̀yẹn só wá rí jáse báyìí jáse báyìí òkè sí pé ah èyí tí mo fún ọjọ́ ní ti òpònú náà kú ní ọ́ kùránì ti pè ọ́ ní súfà á sàbí tí wọ́n ma fi lára sí ìyàwó rẹ̀ lé pé ah, wọ́n kú ti ní sẹ̀fíù náà ni mo fún ọ ní owó kò lọ rajà lọ́jà ogun tó rà so ara oyi kíyàn sọ̀rọ̀ dáadáa pẹ̀lú wọn so kíyàn sọ̀rọ̀ dáadáa pẹ̀lú wọn wọ́n ní famani àtàdà ala amwalin nas wọ́n lẹ́ni tó bá kọjá àlà lórí àwọn dúkìá àwọn èèyàn bí sáré kọtí pẹ̀lú pé jalè so in jí ọ̀rọ̀ yẹn fa iná ha tókùtọ̀rù yẹ́dùhù wọ́n gẹ ọwọ́ rẹ̀ ní wọ́n ni hátà ya amanu náà sọ ala amwalihim tẹ́mi àwọn èèyàn bá fi balẹ̀ lórí dúkìá wọn ẹwọ òfin ọ̀rọ̀ ọba yìí ẹmọ rẹ́kọ̀dẹ̀ ní 80% àwọn tán máa ń tì mẹ́wọ̀n fó lè tán bá tún jí wọ́n lẹ̀ tán báyìí wọ́n padà sí di olè ní 80% ẹlẹ́kùn ilẹ̀ ìwò percentage yẹn síbẹ̀síbẹ̀ wọ́n ah, bó ní èyàn ṣe máa ṣe nǹkan tí ó work yóò dẹ̀ máa believe pé àwọn nǹkan táwọn ṣe yẹn ló dáa jù táyé gbódú súgbọ́dù tẹ̀lé ẹ wá wo Saudi àwọn gangan náà jẹ́rìí sí pé táwọn bá lọ báyìí àwọn etí mọ́tò àwọn nípa àwọn etí mọ́tò ń bẹ̀ pé àwọn etí mọ́tò torí bá bá gbọ́ mú ọwọ́ lọ lẹ́nu àwọn ẹ̀bà ẹwọ̀n kan àìmẹ́yí kódà ìbẹ̀ náà ọkù fàárà tán máa ń jẹ́rì báyìí nípa àwọn ó gbàgbé nǹkan àbá àwọn kan fi nǹkan lẹ̀ kò tó bẹ̀ kó mú kò tó bẹ̀ but ẹwọ̀n kan àwọn tán tún tì mẹ́wọ̀n wọ́n tún jẹ́yà lẹ́wọ̀n wọ́n tún ṣe gbogbo ẹ̀ ẹlòmíì tún jáde báyìí ó tún padà sí ìgbésí ayé olè náà ìdájọ́ Ọlọ́run ọba ni ó tọ́ àwọn èèyàn sí but ṣe in táwọn sọ náà ni pé ókè ìdájọ́ ọlọ́run bá tán sọ ni pé kó mọ́ gba tẹ́rbíyà àti tẹ́sfíyà ara ọ̀ tí change bá wà ṣe rí kìníkan wà tí change bá wà forceful tó dẹ́wà sodium ìmọ̀ lágbára gan ìmọ̀ lágbára gan so kí ẹ máa kọ́kọ́ rí àwọn èèyàn kí ẹ máa rí àwọn èèyàn kí ẹ máa kí ẹ sí pé ọya ẹgbìrọ̀kọ́ rẹ̀ ẹsáyé mọ́ pàwọn ẹ̀rọ ara ọ̀ a rí tarbiyya àti tasfiya yẹn náà láyé annabi sallallahu alaihi wasallam so yí so kotu ní ọlọ́ọ̀bá ní wàsáríkù wàsáríkọ́tù àtólè lọ́kùnrin àtólè lóbìnrin faqta'u aydiyahuma ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì jaza'an bima kasaba ẹ̀san fún nǹkan tí wọ́n ṣe nakala min Allah ilé ìjẹ́ ìjìyà látọ̀dọ̀ Ọba hakim Ọba ọba ni ọba wọ́n ní fa'idha quti'at yadun wahida wọ́n ní tó bá gé ọwọ́ kan hufidhat amwalun nas dúkìá àwọn èèyàn sì save ẹlùmí ọlọ́wọ́n bá mọ̀ wáfà ẹsẹ́ ẹlùmí in tí stéètì tó bùkátà ní stéètì kó wà kí wọ́n humble rẹ̀ kó wà humbled kìí ṣe gbogbo ìfẹ́ jalè náà bọ̀ ọwọ́ kò sọ́wọ́ tí ó fi jalè mọ́ bọ́lọ̀wọ́ wá sí dọ́mìyàn nìyẹn so ẹlòmí nídi láti wà ọ́n bù dì ní kèsè pé ẹwà ẹ̀tì wọ́n mẹ́wọ̀n kí a máa báwọn yẹn sọ̀rọ̀ tó bá yẹ pé ìmá báwọn yẹn sọ̀rọ̀ ní kútùbà nìkan ti tó ìkàmọ́ sí sí fáwọn yẹn ti tó but àwọn afáàmọ́ sọ pé inna Allaha yanzi'u bis sultan ma la yanzi'u bil Qur'an eléyìí ṣe náà fún Qur'an pé ọlọ́wọ́ Qur'an náà kùránì náà ni ó pàṣẹ sultani ẹ̀nà sọ́wọ́n bá ma ń gbé kò pẹ̀lú olórí in tí ma ṣe wá sí fáwọn pẹ̀lú kùránì kan ò lè gbé kò kò síbẹ̀ ṣe ṣe wá sí fẹ́lò mí tó ó lè páyẹ̀ ọlọ́run bá ń gbà tẹ́ sọ pé kódà wọn gán lè sunkún àwọn àwọn regretted bó tó bá ti kẹ́kọ̀ọ́ pé ah tó bá ti wà wọn bó ti ń wọ ọwọ́run tó ti pé yínyìn rọ́jú síṣẹ́ ni ẹ̀hẹ́n so àwọn èèyàn ó wà saved bó láti agbọ́lá fẹ́ mi kan lórí gbogbo àwọn èèyàn so wọ́n ni walidhalika tajiduna albilad in tẹ́fì rí ní ẹgbẹ́ àwọn ìlú allati tuqamu fiha alhudud àwọn ìlú tí wọ́n ti ń lo àwọn haddu wọ́n ni amina àwọn ìlú ẹ̀ àláfíà wà ń bẹ security wà ń bẹ mutma'inna ó fẹ̀mí balẹ̀ ala ala diniha lórí ẹ̀sìn rẹ̀ wa anfusiha àtẹ̀mí rẹ̀ wa amwaliha dúkìá rẹ̀ wa a'radiha àti lórí àwọn ọ̀nà rẹ̀ wọ́n ní bainama al-bilad yàtọ̀ sáwọn ìlú tó ṣe pé allati la tuqamu fiha al-hudud àwọn ìlú tí wọ́n ò gbé àwọn ìjìyà Ọlọ́run Ọba tí wọ́n gbé dúnbẹ̀ wọ́n ní tasawwadaha al-fawda nǹkan ti dàrú láwọn ìlú yẹn nǹkan ti dàrú a ní wọ́n tún wá ní nǹkan tún wá ń dàrú sí láwọn ìlú yìí wọ́n ní ní títì bá wọ́n ní àwọn èèyàn kan ń lọ wọ́n lọ máa jalè kí ní ṣọ́pù kò sẹ́nì kankan tí mú ọmọ ìsìn gaba torí ẹfà àwọn èèyàn lẹ́ àyà ti jàwọn èèyàn yá àyà ti jàwọn èèyàn wọ́n kún wọn lẹ́rú wọ́n kún wọn lẹ́rú fáì ọdún wọ́n kún so àwọn èèyàn kan wọ ṣọ́pù wọ́n kó dúkìá tó wù wọn ẹlòmí ó fi yóò so wọ́n ni wal-idtirab àti ìdàrú wal-khawfu àti ìpáyà wal-bahimiyya àti ìgbésí ayé ẹranko kama huwa ma'lum gẹ́bó sí gbajúmọ̀ wọ́n ni al-khamisu min ad-darurat ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn nǹkan wọ́n tún mọ́ ń pèlé ní hifzul nasli so hifzu hifzu nasri ìdáàbòbò lineage àwọn èèyàn so wọ́n ni wa dhalika bi tahrimi zina pẹ̀lú pé islam ṣe zina ní èèwọ̀ wọ́n ni wa iqamati al-haddi ala zani àti ìgbé ìjìyà lórí ẹni tí ń ṣe zina eléyìí kò tẹ̀ sí recognition fún láyé sin kò sí recognition fún láyé sin pé ah no so ṣe ṣe wọ́n sàtijọ́ agree ṣe consensual ni ó bá ti jẹ́ consensual kìí ṣẹ̀ṣẹ̀ nínú òfin so whereas ó jẹ́ kí ọmọ àlè pọ̀ ibi tó màrí bá sì ti pọ̀ sí ìwàkúwà ìpàlẹ̀ olè ó tọ́lá àwọn kí ó kẹrẹ àwọn tó máa ń sọ pé à ní pé ibi kílòkọ́ rẹ̀ gbogbo létẹ̀ báyìí tó lálàáfíà pé ọmọ àlébẹ̀ ní òtí sekínì ní òtí ìdàgbà ọ̀rọ̀ òdodo o so ọ̀rọ̀ òdodo ní torí pé irú àwọn súnnà ọlọ́wọ̀n bá ń pé irú àwọn kìí lálùbáríkà iye ọkọ àtìyàwó wọn nílé gbára bá wọn lò pẹ̀lú àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ gbà wọn máa ń padà túká náà ni tó máa wá túká ọmọ wà lọ́dọ̀ ìyá kò ní lóníbáwí yóò yáyàkúyà so ẹlùmí sì ti ó ti bí ó máa lè so àkílọ̀kọ̀ látara ìlò òfin so níbi an yóò jìlàjì bọ̀ sí ìtàwọn asúlù fún pé ọmọ àlè ní pé yàkúyà wọ́n yà ara ìta ń sọkọ́ nìyàn ṣùgbọ́n ta ń sọ ni pé ojú ọ̀nà ohun in tó mọ́ sábà ma ń bí nìyàn bọ̀ sáà sọ pé ọmọ gangan ara ọlọ́run lè ṣàánú ọmọ kó bọ́kù nú tí àwọn òbí rẹ̀ kó sí so kó dẹ̀ jẹ́ èèyàn rẹ̀ so eléyìí sí gbogbo pé àbí táwọn èèyàn mọ́ ń zina inú náà ni wọ́n fi wọ́n kó náà ni àdífì ah, tí ó lẹ́sẹ̀lẹ̀ ni oye àdífì tí ó lẹ́sẹ̀lẹ̀ so níbi an yujlad mi'a idha kana bikran wọ́n ní pẹ̀lú pé kí wọ́n sin lọ́gọ́rùn tó bá jẹ́ bíkúrù wọ́n ní tó bá jẹ́ ni tí kò tí ní ìyàwó àbí ẹni tí ó ti lọ́kọ wọ́n ní wa yurjam wọ́n ní wọ́n sì lẹ́lúkò bilhijara pẹ̀lú àwọn òkò àbí pẹ̀lú òkò hatta yamut títí tí ó fi kú idha kana thayyiban tó bá yẹ pẹ́ni tó sì lọ́kọ àbí tó sì níyàwó rí li ajli hifdhi al-ansab láti dáàbòbò ìran àwọn èèyàn min al-ikhtilat kí ìran má dápọ̀ kẹgbọ́n má padà lọ já lu àbúrò oye gẹ́bó sí ń ṣẹlẹ̀ ní àwọn ìlú tí wọ́n ti bìkítà òfin Ọlọ́run ọba mọ́ oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ ah àwọn ọ̀dọ́ tí pọ̀ láwọn ibi tí wọ́n ti lòfin Ọlọ́run ọba fa síbẹ̀síbẹ̀ náà wọ́n sì ń rò pàwọn àwọn ń ṣẹ̀ṣẹ̀ bí hurriya pé àti ah, wá fún mẹ́yàn ní freedom láti máa ṣe tán fẹ́ báyìí ìgbà yẹn gan láyé àwọn èèyàn wá ń lè sí so wọ́n ni hatta yamut wọ́n ni wọ́n lẹ́ lókò pàtí tí ó fi kú in kana thayyiban li ajli hifdhil ansabi min al-ikhtilat kí na má fi dàpọ̀ mọ́ tẹlómi fa idha al ansaba tuhfaz wọ́n ní ìran ó lè máa save àwọn ìran ẹ̀yin ó lè trace ìran rẹ̀ ẹwọ àwọn afá nínú Islam ẹwọ mọ́ sí máa lè trace àwọn ìran wọn dé ọ̀dọ̀ Ali ìdọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ìran ti dápọ̀ mọ́tẹ̀lúmí ní àwọn ìlúmi ó ti lúpọ̀ wọ́n ni wa amma idha utila iqamatul hadd tí wọ́n bá ti nullify ìgbé haddi lórí àwọn zina ikhtalafat fil ansab àwọn àrán ó dàpọ̀ fala yadri hadha shakhs man huwa ibnuhu eléyìí ò ní mọ́tálọ́mọ́ rẹ̀ likhtilaf al ansab torí pé ìyàn ti dàpọ̀ ya anna hadhihi al mar'a torí pé obìnrin àwọn tán pèpè sí freedom láyè sí tán gbà pé òun ni pé gọ́yà pé obìnrin ní freedom gọ́yà pé obìnrin ní freedom pé kó lè kó náà lè sọ pé ah, àwọn ọkùnrin tí ó ti láfẹ́sì sóhun whereas àti ọkùnrin àti obìnrin aburú ni fáwọn méjèèjì zina aburú ni fún wọn ó tún wá jẹ́ aburú àdìpèlé fún obìnrin ó tún jẹ́ aburú àdìpèlé fún obìnrin so in tó ṣe pé obìnrin gan ló yẹ kó safeguard ara rẹ̀ jù but àwọn náà mọ́ tí wọ́n ṣe wọ́n mọ́ mọ́ fẹ́ já kí ní ẹgbà lọ́dọ̀ àwọn obìnrin torí Ọlọ́run bá dá wọn pẹ̀lú haya Ọlọ́run bá dá wọn pẹ̀lú tiju pẹ̀lú tìjú pẹ̀lú kí wọ́n wà bashful àdámọ́tọ́lọ́wọ́n bá dá wọn mẹ́niyàn so in tọ́lọ́wọ́n bá dá ọkùnrin pe pé ah, òun ni ó síkì pé ah. so but oríṣiríṣi ọ̀nà ibi tó ṣe pé gbogbo àwọn aburú ibi kékeré rántí ma kọ́kọ́ bẹ̀rẹ̀ aburú tó ma kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ni kò sí tó burú bí kí obìnrin kó propose sọ́kùnrin tẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ kan wà wallahi kò dá kí ẹ̀kẹ́ mọ̀ túlẹ̀ bẹ́ ẹ kàn máa ráwọn ẹlòmí wọn kàn máa kọ́rán dáran dáran lórí Facebook there's nothing wrong in a sister proposing to a brother oye so in tó bá kó hàyà sínú òun ló dáa jùlọ ní tó bá kó haya sínú ló dáa jùlọ but kí a sọ pé eh, kò sí tó burú gbígbí brother kò pẹ́ sísta kó propose sí brother kò bá haya mu kò bá haya mu okay tó bá ti ẹ̀wà fẹ́ ṣẹlẹ̀ ọ̀nà ìgbà tí haya ẹni yóò fi wà dáàbòbò ló dáa jùlọ gbogbo so àwọn afá sí wọ́n ma ń sọ̀rọ̀ ilé dada kódà ẹni tí mo mọ̀ tánmọ́ tó tún ma ń sọ dada àbúkọ̀díyà ma ń sọ ilé dada so ní pé in tó dájú ní pé tí irun kaba yóò bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ láàrin pé ok àgbàlagbà kan wá involved ok ẹni involved tán sọ so bọ̀ pé ẹn eh, honestly kírùn tí bá rí báyìí ma rí mi láàrin so torí pé gbogbo àwọn kìíní ní ó ní tí ma ń bẹ̀rẹ̀ so but yẹn bá ṣe lè protect haya ma ní kíyàn protected ok a ṣe rí láyà nabi sallallahu alaihi wasallam tó wáyé pé in tó wà mustasag bẹ́ẹ̀ ni in tó wà mustasag ni tó tọ́ bẹ́ẹ̀ ni tó wà openly tọ́ báwọn yẹn ṣe ń sọ ni so a ṣe irú rẹ̀ púpọ̀ láyà nabi sallallahu alaihi bẹ́ẹ̀ so a ṣe irú rẹ̀ púpọ̀ gan láyà nabi sallallahu so yes ó possible n tó but in tó bá fi gba ọ̀nà haya jù òun ló dáa okay kájẹ̀ wá fìyẹn lẹ̀ but àwọn tán sọ pé ẹ kí ló kọ rẹ̀ obìnrin ẹ freedom fóbìnrin kóhun náà lẹ́xperience pẹ̀lú ọkùnrin gbogbo àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ nǹkan tán ti sọ fáwọn àwọn èèyàn tán ti so but in tí in tí obìnrin ma fi ń tó ma fi ń protect the value rẹ̀ dignity rẹ̀ òun náà ni kó wà bashful kó ní haya kíyàn ní haya kódà kí haya yẹn pọ̀ gan kódà kó bá lè kó pọ̀ gan as much as ó bá lè pọ̀ tó sẹ́rí kíní kan wà wọ́lá èmi ma ń nífẹ̀ẹ́ kíní kàfà àìmọye ìgbà mi àìmọye ìgbà mi tí ẹ bá ń kọ bẹ́yà ní èyàn ń kọ àwọn obìnrin ga tí àwọn sọ fún ọ pé ah, ẹgbóhùn sókè honestly bó ṣe yẹ rí nìyẹn kìí ṣe dámù pé èèyàn sọ fún pé kó gbọ́n sókè ó yẹ kó rẹun lẹ́lẹ́ ni kìí ṣe dámù pé èèyàn sọ fóbìnrin pé ẹn pé à kí ló dé tẹ́ẹ̀ súnmọ́ bí ti rí bọ́ọ̀dù dáadáa pọ̀ ma fa èèyàn ma sádìdúwà pọ́rìbù so but kí ẹ̀kọ́ máa jùlẹ̀ ẹ máa rẹ̀ lómi lórí facebook wẹ́à ah, don't let any you can propose to kìní kan Khadija propose to the prophet sallallahu alaihi wasallam ẹlòmí ń polówó ara rẹ̀ ní pípọ̀ wọ́n tó bá nífẹ̀ẹ́ mi mọ́ bọ́ so ń pẹ́ ẹlòmí ń polówó ara rẹ̀ pé ìwọ tó bá ti ní mi lẹ́mi tẹ́lẹ̀ èmi ò kọ́ kó wá o ara kò bá làkà ìwé so kò bára kan rẹ̀ so tó bá ti ẹ̀wà jẹ́ bẹ́ẹ̀ gan ọ̀nà tó gba àyà àwọn jù ló dà ah, ẹ bá ń sọ fẹ́ni yìí àbí á ah, sẹ́ni yìí ti ẹ̀ ń wáyàwó nígbà sẹ́ni yìí wáyàwó nígbà ah, tó bá ti ẹ̀wà ń wáyàwó bóyá tẹ́ bá lè tẹ́ bá kàn lè sọ fún pé mo fẹ́ èmi ni sísà kan wà báyìí báyìí báyìí tàbá lè bá ń sọ fún ẹ̀hẹ́n ìyẹn kó tìjú sínú ó kó ọ̀pọ̀lọpọ̀ ìtìjú sínú gan so kílòkọ rẹ̀ ìtìjú ó dá gan wallahi ayẹ̀gbọ́n tán Nábì sọ ni al-haya'u kulluhu khayr gbogbo ìtìjú ló dá gbogbo ìtìjú ló dá gbogbo ìtìjú ló dá ìtọ́nà wá fẹ́ fáwọn obìnrin pé kán jẹ́ gọ̀ọ̀fìláàtì gọ̀fìlát kẹ mọ́mọ̀ kankan kéèsì kó ti jájú kó ti jágboro já ìgbára jágboro àwó ti mọ gbogbo orísìírísìí kan àdánwò ni o so torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí n ṣe tọ́lọ̀ ọba gbé wọn kalẹ̀ fún ìyẹn ìwọ́kùnrin ní kó mọ gbogbo ẹ̀ pé eléyìí eléyìí eléyìí eléyìí so yíò wà mọ́ kọ́ yíò wà mọ́ kọ́ yíò wà mọ́ kọ́ so ni wọ́n ní li'anna hadhihi al-mar'a wọ́n ní torí pé obìnrin yìí o ya'tariha rijalun kathir ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ní àṣẹ́sì sí fala yudra mimman hamilat wọn mẹ́ni tó lóyún fún walidhalika tudayyi'u al ah, tó mọ bá dé òun ti mọ bóhun ṣe máa tán bóhun ṣe máa tán tí ó fi tán tán tán títí so obìnrin ọgbọ́dọ̀ gbà kan wá kíkẹ́yàn tàn wò tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ń tóòtọ́ yóò ṣe nǹkan tó tọ́ so wọ́n ni wà lidhalika tudayyi'u al-ansab wọ́n tún wá ti ṣe ní wọ́n ti wá ṣe ní o nǹkan tó tọ́ fẹ́ lómi dé gbé ẹlòmí ti gbà pé boyfriend girlfriend nǹkan tó tọ́ ni ní pé òun èsèsì náà boyfriend òun ni pé ibi tó ma lọ ń tọ́sẹ̀ tọ́sẹ̀ òun o pé ẹ̀wọ̀n ìṣe zina pé boyfriend òun ni ah boyfriend ìbòlélé ìwọ̀n ọ̀nà ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọba wala muttakhidil akhdan ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn àwọn tí kìí sàwọn tí wọ́n mú boyfriend nígbàtọ́lọ́wọ́ bá ń sọ ìran àwọn obìnrin tí yóò gbúrọ̀ fẹ́ ọlọ́wọ́ ní àkèésí àwọn tí wọ́n mú boyfriend akhdan lọ́lọ́wọ́ bá wí ẹlọ́wọ́ tafsir rẹ̀ boyfriend ní tafsir rẹ̀ mú àṣọ́ yìí ọlọ́run wá sọ̀rọ̀ boyfriend nínú Kùránì oye so kìí sí àwọn tí wọ́n mú boyfriend ẹ má fẹ́rù àwọn bẹ́ẹ̀ ah, boyfriend ni ah, pé kódà tó ń fi délé ọkọ òun á ah, òun ò ṣe zina yàtọ̀ sí boyfriend mẹ́ta tó ń kàn nílé àwọn boyfriend mẹ́ta tó ń kàn ní tó ń fi tó ń fi padà fẹ́ àfáà <laughs> Allahu musta'an so wọ́n ní wàlìdáríkà tó dọ́yẹ̀ al-ansar so boyfriend náà kò sí tó jọ bẹ́ẹ̀ kí yẹ dáàbò bóra rẹ̀ ní iyì obìnrin lọ́dọ̀ ọkùnrin tó rí rẹ̀ bá pé òun náà ni kó jẹ́ni tó ní haya tó ní àífà ẹn tó wà chaste tó ní àífà gan so wọ́n ní wàlìdáríkà tó dọ́yẹ̀ al-ansar wọ́n ní pẹ̀lú eléyìí ni ìran àwọn èèyàn fi rẹ̀ lára التي جعلها الله مميزة بين الناس طبعا بس سنين تيوم السياتة لعنى عوين بأن يعرف, بأن يعرف هذا الشخص pẹ̀lú pé kílé ikó dáàmà mímọ̀ hù ní pé ibòlòun ti wá ní tó fi dáa nìyàn kíyàn lè lístì ìran yẹn dáadáa pé débi bàbá mẹ́rin débi bàbá márùn-ún débi bàbá mẹ́fà so ìtàwọn fà mọ́ ní ta'allamu min al-ansabi ma tadruna bihi arhamakum àbí ma tasiluna bihi arhamakum so wani watatarotabu ala dhalika al-ahkamu shar'iyya wani torí pé níbi ìran yìí àwọn ìdájọ́ ṣẹ̀rẹ́ àsopọ̀ mọ́ ọmọ sí bàbá bàbá sọ́mọ ìyá sọ́mọ ogún pípín gbogbo àwọn kan bẹ́ẹ̀ wani mithlul al-muharramiyya kí yẹn ó fi mọ mahram yẹn pé àwọn tó ṣe jẹ́ ìwọ̀ fún mi tí ń gbọ́dọ̀ fẹ́ ni wal mirath àti ogún ogún kan lè padà lọ jákàyàn àbábàwá kan tó ti kúmbì kan kò lẹ́nì kankan mọ́ wọ́n ní wọ̀lẹ̀ kanáà ló kù ṣùgbọ́n nígbà tó wọ́n ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdájọ́ sharia al-mutaratibati ala an-nasab tó sopọ̀ mẹ́yìnran wa ta'arufi an-nasi fima baynahum àti káwọn yẹn dára wọn láàrin ara wọn hadha ya'rifu anna hadha abuhu kéde yìí mọ̀ pé bàbá òun lélẹ̀ hadha akhuhu ọmọ yáhùn lélẹ̀ hadha ammuhu ọkùn lélẹ̀ hadha khaluhu àǹtí wọn lélẹ̀ fayahsulu àbí uh, matana ọkùn lélẹ̀ fàyásùlù tàwásùlù bayna an-nas àwọn yóò máa sopọ̀ pẹ̀lú ara wọn wọ́n ni fahadha huwa hifdhul ansar eléyìí ni so ìran papọ̀ ìso mọ̀lẹ́bí papọ̀ so insha Allah ta'ala naktafi bi hadha al-qadr ibi láti do insha Allah kọ́nà wa kó jẹ́ kí ìtawàsọ kó ṣe wá والله أعلم وصلى الله وسلم وبارك نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم سبري واحد نعم أمي وفيكم نعم tí máa dùn tó bá wà ní ṣe ìtìbáwò tẹ̀kú àti lórí germany ẹ̀yà mọ́ in tó jẹ́ kí wá bí ẹlẹ́ àbútọ́hìrì náà yẹn Eh, èyí tí wọ́n ṣe máa ṣe mọ̀rọ̀ wà ní rẹ̀ níbi adada ti ma'adud ibi mufrodin ibi mufrodin na'am barakallahu fik na'am na'am wa alaikum salam tula wọ́n tó zarkun lafi na'am eh, fún àbí àbúrò àbí sísá na'am ma ti ń ṣe ṣàkùn pé very good in um, deep and eh, medicine na'am ok irú medicine wo kí lè yẹn bẹ̀rù fún náà nípa pé kí ni kó wá cosme tó lè so kó wá cosme ni àbí kó ti ẹgbẹ́ra ìjìnà sáburú tó sáré ẹ̀ kí ló kọ́ rẹ̀ gbogbo tí ò bá sàjẹ́ gbogbo tó bá jẹ́ ikhtilat ìmọ̀ òrùpapọ̀ máwọn ọkùnrin tí ò ní jẹ́ kóbìnrin jẹ́ gọ́fílà tí ò ní jẹ́ kó mọ́ tí ó ti jẹ́ kó lajú sí nǹkan oríṣiríṣi nǹkan so akírùkọ rẹ̀ ikhtilat gbogbo àwọn ikhtilat àtàwọn ẹ̀kọ́ oríṣiríṣi àti ìfẹ́ má gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè pé ìfóbìnrin ní independence tó ṣe pé ní òdodo ìfún obìnrin ní dependence so gbogbo àwọn nǹkan báyìí so in tó dájú ní pé kíyàn kọ́ fún kíyàn bá ṣe lágbára mọ́ kíyàn sì máa ṣe nasiha fún in tí wọ́n fi bẹ̀rẹ̀ náà ni pẹ̀lú tarbiyya àti tasfiyya so kíyàn bẹ̀rẹ̀ pẹ̀lú tarbiyya àti tasfiyya gbogbo àwọn nǹkan yẹn kíyàn máa ṣàlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kíyàn jẹ́ kí kíyàn gbin value Islam kó ju gbogbo nǹkan lọ kíyàn kọ́kọ́ gbin sílẹ̀ tí yẹn bá wá rí yẹn gbìn kíyàn wá mọ́ yóò pé ah, ọ̀tán ní pé àṣẹ́gbọ̀n òun ò fẹ́ jẹ́ kó dáa fún láyé kódà ẹlòmí in tí fi ń báyàn jànú pé tó fi kú pé ah, òun lọ bá wọn wọ́n ní pé ìgbà kan wà tóun fẹ́ lọ skúl òun lọ bẹ́gbọ̀n wọn ní kan fún un lówó skúl ẹ̀gbọ́n wọn ní kílòbìnrin wá skúl náà tẹ́lẹ̀ oní tó ó nílò ní òun ò gbàgbé òun sì ti pé 40 òun ò fẹ́ oríire fún òun àwọn kan fẹ́ soríire káwọn ẹmọ á bí àwọn nìkan ẹmọ ìrò orí rẹ ni so èyí ó mú wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi gbọ́ yí so but sẹ́wọ̀n pé fítẹ̀ mú wá jìnà gan so èyí wà máa drag díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi débẹ̀ tó ń fi so ọlọ́wọ̀n bó ṣe rán lọ́wọ́ rẹ̀ náà wa alaikum assalam wa rahmatullah Eh? Family, member, and family member is one like anytime you just call and Okay. And you have done yours. If the person does not want to listen, you have done yours. Last time alayhim bi musaitir. You are not an enforcer on them that, no, yeah, sit down. No. If they don't want to listen, you have done yours. So you have done yours, leave them, let them go. But as much as you can, when you can corner them, start bombarding them with evidence, with shubha. So there are many people that are, there are many people that what took them away from the Sunnah is that they locked them in a place and they were bomb- they were bombarding them with shiva. And there are many people that what took them away from innovation was that they captured them in a place and they were bombarding them with sunnah. so <laughs> some people you have to drag them by force into Jannah. So with chains like this, you have to drag them by force into Jannah. So that is the reality. So we'll stop here inshallah. That's the last question. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم